الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته رفع السماوات بغير عمد واجعل الظلمات والنور جل وعلا أحمده وأجلله وأشكره على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام أباح الله سبحانه وتعالى لنا الطيبات على لسان رسوله صلى الله عليه وسلم وحرم علينا الخبائث وجعل الأصل في الحيوانات التحريم حتى تحل بذكاة شرعية يقينية بعد هذا فإنها تؤكل وتباح أمة الإسلام على هذا بين رسول الله صلى الله عليه وسلم ما نزل عليه صلوات ربي وسلام عليه أمتنا نريد أن نبين تأويل قول الله سبحانه وتعالى وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم وقد تطرقنا إلى ما يثبت هذا في أذهاننا من نصوص الكتاب والسنة في الجمعة الماضية وما زلنا على هذا حتى نأخذ شيئا جديدا مما قد تركناه ألا وهو أحكام الذبائح أو اللحوم المستوردة من بلاد كافرة أقول فلان بعد سؤال المسلمين أن ترى لكي كلا تقرأ فالنبي صلى الله عليه وسلم أن تنوى بان لا تجكى في مبوا ألو بان سالكون كيان النبي وان بان سالكون لاري àti àwọn arìnrìn àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹyọ mọ̀ yàmú ẹ̀sìn mo ń fi àsìkò ìrà mi tí bẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gbẹ́ mo sí ìrànlẹ̀ tí bẹ̀rù rẹ̀ anittaqullah ẹjẹ́ akọnu sábà kalẹ̀ láàfíà sábà àdéhùn tó ti ṣe wípé kò fi ìnira sínú ẹ̀sìn kò fi bẹ̀ fún wa anábi sallallahu alaihi wasallam tó wá rán sí wa ó jẹ́ iṣẹ́ náà tó yẹ yékéyéké ó sì jẹ́ iṣẹ́ náà tó pé pérépéré salawatu rabbihi wa salamu alayhi ọ̀rọ̀ mọ́sà mọ́ bá ní sàlékún a ní ẹ̀sìn ọlọ́run láàrin aláfẹ́jù àti aláfẹ́ ètò náà lọ wà gẹ́bó se wánú atharu annabi sallallahu alaihi wasallam ó ń se ọlọ́run ni wa dinullahi bainal ghali fihi wal jafi anhu ibi ẹ̀sìn ọlọ́run bá dúró sí àárín aláṣejù àti àárín aláṣe ètò a rí àwọn èèyàn tí wọ́n ní ìgbà tí alọ́sà sọ wípé al-yawma uhilla lakumut tayyibat gbogbo ń tọ́dá aṣọ́dí ẹ̀tọ̀ fún lẹ́ni àti sọ́dẹ̀ ẹ̀tọ̀ fún nẹ́tẹ̀lẹ̀ àtúwà ń kapa ma tún tún sálàyé fún kó mọ́ bá sí ìrùdú fún ima wa ta'amu alladhina utul kitaba hillun lakum oúnjẹ ó jẹ́ àmọ́ ìpé in tí àwọn kìrìsìtẹ́nì bá pa halali ni fún akájẹ́ in tí àyẹ̀ orí bá pa halali ni fún akájẹ́ ṣùgbọ́n ọlọ́pọ̀lọ́ náà ma rò pé ọlọ́ni oúnjẹ kò sí ọjà kan tàbí kò sí òjò kan tí ó rọ̀ láti sánmà tí ó wà rọ̀ sí oko mùsùlùmí yóò tún rọ̀ sí oko kìrìsẹ́nì tàbí oko jíù kan nígbàtí ó bá wá máa mú nǹkan jáde yóò wà ní àgbàdo musulmi wọ́n kọ mùsùlùmí sára àgbàdo kò sí ráìsì christian kò sí oúnjẹ tí wọ́n jọ ń jẹ náà nú a jẹ́ pé nǹkan mí lọ yàtọ̀ tọ́lọ ń fẹ́ clear fún o náà ni tí wọ́n ti clear a sọ wípé àwọn ẹni tí ó mọ̀ sọ̀tànà tí ó sì máa gbẹ́bọ ẹjọ́ ma ààrùn kàmọ̀yìn òkè a lè mọ ìyá ọ̀sọ̀jọ́ sọ̀lọ̀ àmú ayà mẹ́ta nínú al nínú ti pé oúnjẹ wọn lẹ́tọ̀ fún wáyìí ọ̀nà mẹ́ta tọ́lọ́n àmú àwọn wípé anábì sallallahu alaihi wasallam ọjẹ́ǹjẹ wọn ọlọ́run ló sí àbáhà rẹ̀ ọlọ́run ló sí ní ẹ̀tọ́ asọ̀kísọ̀ díẹ̀ ní ìjẹjọ́ asọ̀rún pa hadithi abdullahi mughaffal bó ṣe rí ọ̀rá ẹran tí ń sọ nínú kòkò tó sáré gbé tó dìmára kò sẹ́ntín fún jẹ́ bikini lẹ́ni ọwẹ́gbẹ̀ arúsàsàrám lórí fọ̀bításàmà nàbí sallallahu alaihi sí àmáwọn ẹ̀rí wa ṣùgbọ́n ta fẹ́ kó clear dáadáa o ni pé Allah subhanahu wa ta'ala ọba tó nífẹ̀ẹ́ wa púpọ̀ ni kò fi wá sínú ìrújú kò fi wá sínú èyí jẹ èyí ọ̀jẹ́ o náà ni ò sì jẹ́ nàbí wa sallallahu alaihi wasallama kó sinmi tọ́lọ̀ ń fi mú ọdọ̀ salawatu lórí ń tà ń sọ lọ́yìí òun lọ́fà tó jẹ́pínlẹ̀ ọ̀gbẹ̀lì kìámà tí wọ́n bá tún kó àwọn tí wọ́n kúkú ṣẹ̀yìdí tí wọ́n bá tún kó wọn jọ ànàbí yóò tó lídì wọn ẹnìkan ní sí pásógún wọn ò pásógún ṣùgbọ́n ànàbí kúkú ṣẹ̀yìdí salawatu rabbi Abu Haru táa pè mí pupa tí ń bẹ lókè pẹpẹ òkè yìí in tí ànàbí jẹ́ níbi ìwọ tàbá lọ ọlá títí síbẹ̀ ó sì lọ rẹ̀ ìdárẹ̀jẹ̀ tọ́gẹ̀gẹ̀ bẹ̀ dádúdú ó ń sí ọlọ́run tó wá ń kérora nígbà tó kú díẹ̀ tọ́lọ́run mú ọdọ̀ wípé ìjẹ́ ẹjẹ́ mẹ́ pé ìwọ̀ ìmọ̀ ń sọ mí wò ni mo sì rí ní ọ̀nà titi àwọn bọ̀. in tó wá wájú adébí àmẹ́rí àwà kíyà rẹ̀ àwà fọ àmà sọ ẹ̀yìn àmà sọ mọ́wájú sílátùl máàdì bil haadir sílátùl máàdì bil haadir àmà sọ tó ti lọ àmà sọ mọ́ in tó sọ nísìn oní ó fi wá kíyà idha kana hadha kadhalik fama hukmu ad al-mustawradati minali biladi alikafiro awo minali biladi alkharijiya an biladi limuslimi àwọn ta pakalẹ̀ akun sumakila fẹ́ fi kún àwọn musulumi a gbọ́dọ̀ gbé ẹsẹ̀ kọjá àlọ ọba dẹ́dáwa ọba tó dáwa in ta fi ń jẹ́ musulmi náà ọlọ́ni wa kadhalika ja'alnakum ummatan wasata ẹ̀yin nu ẹ̀yin la ṣe ní àwọn àjọ tí èé sí alákatakítí wọ́n èé sí o ní yọ́bọ̀nkẹ́ wọ́n èé sí ìsí o ní kakaka udulan ja'alnakum udulan o ń dédé ní ẹ̀ẹ̀jájẹ nínú àṣẹ ètò ẹ̀ẹ̀jájẹ nínú àṣẹ jù àwọ̀mbọ̀ alọ́sọ̀tán sọ́nà al-Qur'an fún wa wípé oúnjẹ wà lùtàbí a bá pa halali ní fún wa ó halali ní fún wọn sáà ní ìdíyàn tẹ́lẹ̀ ma àbáhàlànà ìlà tó yìí bá ti in tó dáa lọ́lọ́ se lẹ́tọ̀ fáwà kúkà máa jẹ in tó dáa sẹ́ lọ́lọ́n sí lẹ́tọ̀ fún wa kí a máa jẹ ọwá ní al-yawma uhilla lakumut tayyibat òní àrẹ́bì tó kápá ma èè fìgbà kan sọ kí a máa jẹ kújẹ o ṣùgbọ́n gbogbo nǹkan dáadáa mú ti sí lẹ́tọ̀ fún wa ta'amul ladina utul kitaba tó lọ bá ní tí a bá pa alálìfà tẹ́lẹ̀ tó ẹ́pá alápìnà só ń jẹ wa sí àrámù bẹ́ ló ń jẹ wa kò sí àrámù bẹ́ ọlọ́run tó wá ní wọ́tọ̀ àámùkún hillolaw oúnjẹ tí náà ń halali ní fún ẹ awọ́lá fi ń pa nǹkan lójú ọ̀nà alẹ́ tẹ́lẹ̀ a ní wọ́n ń pa nǹkan tí wọ́n lè pọ́lójú ọ̀nà lálì wọ́n lè pọ́n pa lójú ọ̀nà lálì kí àwọn náà wípé halali ní fún ni àwọn ìjáramù àwọn àfáà ní ẹ̀ṣẹ́ áyà ikẹ̀ iná ẹ máa bọ̀ rẹ̀ ọlọ́ni walimu sọ̀nàtù minalimu minati nínú àwọn obìnrin yí tí wọ́n jóbìnrin musulmati àwọn obìnrin rẹ̀ tí wọ́n èé ṣe hmm, máa bá níyàn kó yòkú obè ebú ní ẹ̀pẹ̀ fún ọwá walimu sọ̀nàtù minalimu minati ẹ fẹ́ àwọn obìnrin rẹ̀ nínú àti ẹ jẹ́ mùsùlùmí ẹlẹ́sìn yìí walmursonat nínà lèdínà útul kìtàbà min qablikum mo tún ṣe ní àlàálì fún yín kẹ́ tó fẹ́ tó bá wìn tẹ́ sì rí pé obìnrin ni tó jẹ́ obìnrin tí è ṣe mùsùlùmá tó jẹ́ àti ẹ fún tí àṣàjú bóyá kìrìsìtẹ́nì tẹ́ bá rí tó wìn tẹ́ẹ̀rí jọmọlúwàbí lára rẹ̀ tẹ́ẹ̀sì rí wípé ẹ̀ lè sọ́ọ̀tì bọ ọbẹ̀ ẹ̀fẹ́ òun ẹ̀mọ́ mọ́ lálé o ẹ̀mọ́ yíò lálé àwọn àfáà ni ọlọ́n tí ń tú ọ̀rọ̀ ọ̀bọ̀ yìí èyí tó fẹ́ fàyọ o ọlọ́run sọ ọlọ́kẹ̀ pé ó ń jẹ́ alìrì kìtàbì in tí a bá pa halali ní in tí a náà bá pa halali ní ara wọn a lè jẹ́ǹjẹ wa a lè wọn ọwọ́ adésálẹ̀ ó lẹ́ẹ̀sì tún lè fẹ́nú àmùmìnà

wàtọ̀ámù lẹ́dínà òtù dábà hìlò lakum in tí àwọn tí a fún tí a sáájú ní tí wọ́n bá pa wọ́n pẹ́ díẹ̀ wọ́n pa màálù wọ́n pa gbò ẹ̀bẹ̀rẹ̀ jẹ́ wàtọ̀ámùkum hìlò lahum in tẹ́ iná àwọn wò pé kò nídi kọ́lọ̀ tó sọ wípé oúnjẹ ti àlàálì ní fún ẹ̀yìn tó fi já àlàálì ní fáwọn tẹ́lẹ̀ gẹ́ẹ̀nì ní fáwọn àwọn làwá pínlẹ̀ ń tan alójí kìí tọ́sílá ìtí o àwọn làwá ń tan alójí oúnjẹ ti ẹ̀ pé bó ní o ọlọ́wà ní ah, ah, ah, ẹfà lójí yẹn lẹ̀ ẹjẹ́ bá a ṣe á <laughs> bóò ní sí ẹ̀tìdí tọ́kì tán tó ń gbọ́lẹ̀ fẹ́ jẹ́tẹ́lẹ̀ ọlọ́run wá tó tún sọ padà wípé oúnjẹ wọn halali ní fún oúnjẹ tí a náà ìntàbápa halali ní fún àná kí ló fà nítorí wípé àlejò ṣe méjèèjì tàbádùn mẹ́lára méjèèjì wọ́n lè jẹ́ wa àlejẹ́ wọn ọwọ́ asun sálẹ̀ ọwọ́ ní oníjíjẹnu lórí oún fífẹ́ náà lára pínlú ní ìṣẹ́ a ní tó jẹ́ àlàálì mo tó fẹ́ tó sàlẹ̀ ìfún ìsìn àtàwórẹ tí mo ṣe fún yín sọ̀nàtún ilmọ̀mìnàt gbogbo àwọn obìnrin rẹ̀ tí ẹ jọ mọ̀lúàbí tí ẹ jẹ́ mùsùlùmá mo sí ẹ lẹ́tọ̀ fẹ́yìn mùsùlùmí ẹ máa fẹ́ wọn walmuksonat min alladina utul kitaba min qablikum àtàwọn mọ̀lúàbí lóbìn nínú àwọn kírísítẹ́nì ẹ lè fẹ́ àwọn náà káwọn mọ́jẹ̀mú tí ẹ fi fẹ́ wọn tó bá pé tẹ́ẹ̀ ní sófò ẹ wọn ọlọ́run ti wá rí wípé ọlọ́lókè

in ti ń fa àlàmẹ́rí ọkẹnu ọlọ́ni nífẹ̀ẹ́ wa púpọ̀ jẹ́ àmì hadithi lẹ́bí àkọ́jà ibùn mẹ́já afọ́bùn mẹ́já hadithi ẹnu kún dọ̀ afáwúlẹ̀ alama afán hasan alama albani baba albani wọ́n ládìí sí ìfẹsẹ̀ múlẹ̀ wàdọ̀ afáwúlẹ̀ alkitab minhum ash-shaykh alama ibn Uthaymin bọ́fẹ̀mín wọ́n ní ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ asáti dólà ní méjì ṣùgbọ́n àdíìsì àwọn mímọ̀ jọsí ìjọsọ́n pé tí wọ́n bá ní ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ bí i ṣe ń gbà bọ́n o ní nǹkan ti bá ọ̀rọ̀ igangan bá àpínlẹ̀ fi ti sọ̀dọ́ ànìyànbí ọlọ́run sọ ayé mọ́ ọ̀rọ̀ gidi ni wọ́n ni kí lọ́rọ̀ náà jamilari ibn abbas radiyallahu ta'ala anhu arḍahuma abdullahi ibn abbas lawon ke lo lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam fajahu arabi فجاء رجل سربي أستغفر الله فجاء رجل لقرك بدي أن يا رسول الله إريا النبي إن في حجري يتيمة mọ́lọ́mọ̀ orúkan tó jóbe èmi mọ̀ ń tọ́jú ẹ̀ láti kéèké ó ti á bàlágà báyìí ó ti tọkọ̀ ọ́ ní nígbàtí ọlọ́n tí ayé lẹ̀ fún àrádẹ̀ wọ́n mọ̀ ìbá sì bọ̀rú bí yọ́ ma yọ bí ìranú ṣúgà ni wà kọ̀tọ́ bá mọ́rìdìmọ̀n ọkùnrin gan náà tó padà yọjú ah! ọkàn wa ṣe bákàbàkà ń gbà rí torí olùsì aláìnẹni ọmọ ìtí ìjọsí ìjọsọ àwá pẹ ọmọ ewu lọ fẹ́ ẹ̀sẹ̀ báyìí táwọn wọ́ tó fẹ́ mú Ah. ó ní ẹjọ́ òun mú olùsìn ní ọkàn mú ó sì ní ìfẹ́ òun rọ́mà wọ́kẹ̀rí ìnà àwàsí nǹkọ́ ọ̀fọ́mọ́ kó mú olùsì wà nahnu nuhibbul munsira olówó ńlá wà fẹ́ kó mú sọ́wọ́ ni ṣùgbọ́n iná lamnarọ̀ lílìmùta ha bẹ́ẹ̀ ni mithlan nikah ṣùgbọ́n ẹ sì jẹ́jẹ́ o ilé ayé tẹ́ ń wo ẹwù dáadáa o gbogbo gbàtọ̀kún àtóbin tí wọn ọ̀bá mara rí táyé wọn ọ̀kanra wọn nísinmi o ìjọ ọkùn àtóbin kan bá ti nífẹ̀ẹ́ ara wọn pẹ́rẹ́ kò sí tó lè yọ wọn tí wọn òfin ní jí ọ̀fin wájú jí wọn fẹ́ra wọn lọ ìfẹ́ ọkùn àtóbin tí bá ti ń di pé ah, ọ̀rẹ́ mẹ́nẹ̀ ah, ilé wọn ládàgbà abájíjọ́ máa ṣe náà kó wà sáàsùn tó ń di oún wọlé wọ́de tí ìkan tí sọpá ah, ikú tí ọba pàlágbájá kọpa òun ìkan sọ pé wọ́n ò sì fẹ́ra wọn gbà náà ikú tí ọba pàtàmàdò náà kọpa òun tí rí ọba padà ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ra wọn mọ́ bọ́yá wọ́n kó pọ̀ ń bọ́yá nǹkankan lọ́sẹ̀ ni kó wà sáàsùn ni ibà ń bá ń rántí ibi ẹsẹjọ́ máa ń ṣe tẹ́lẹ̀ wọ́n kò nù fìtìná ẹwà wà ìmọ̀ye ìṣẹ̀mí tó yẹ pé ibẹ̀ ní ẹ̀ ti ṣègbé sínú ìbínú ọlọ́run mùsùlùmí gbà mí ọlọ́run lè fi ìfẹ́ kiri yóò sàdẹ̀wò fún lóbìnrin oní ọwà awú rẹ̀ bẹ́ẹ̀ sì ni àìtàn rẹ̀ ní ìstìkọ́rọ̀ ó sì ìstìkọ́rọ̀ wà lẹ́ ọmọ náà ṣe wọ iná tó tó ah, àyàrí pé ẹ̀sìn rẹ̀ dá ó sọ pé ilé wọn gẹ́nà gan èlò chọ́ọ̀chì náà dédé gẹ̀rẹ̀ ah, ah, mọ́ bá wà fèyàn sọ̀rọ̀ inú mùsùlùmí lọ́lọ́bẹ̀ yọ wà kò sí ọlọ́bẹ̀ yọ nù kiri inú islamu ẹni ọlọ́bẹ̀ yọ wà in tó sì jì ọjọ́ lọ́bẹ̀ yọ béèyàn bá dayérú dayérú dayérú dayérú tó ti wọ́ bí kò sí jọ Jésù ò lè pè yọ́kàn di pásítọ̀ náà ni sábà kó lè ka nǹkan yóò bá yọ́ bà ní pé olúwa pé o ẹsọ o lè tọ́já wọ 65 years 70 years tọ́ wá ní Islam lòkú tó wọ́n ma ṣe tí ń jẹ́ gẹ́gẹ́ tẹ́lẹ̀ wọ́n ní kílọ̀ tó fẹ́ fi Islam olóluwa ló pé o ó sì ti sọ́ndà àfá ọwà máa kakùrà ní bọ́yọ̀ kan package pàítọ̀ wa ó ti ń sọ ti fowó òjò lọ sùkú níbàdẹ̀ náà lájọ́ wà nígbọ̀bẹ̀ kọ̀ọ̀kọ̀ mẹ́ kò gbéèbù ṣùgbọ́n ẹ̀sìn wa ibi tó ti gbẹ̀sọ̀ in tọ́lọ ní káàfọ́ ọ̀sọ̀ ní kọsọ wọ́n èé dọwọ́ bù wọ́n gẹ́m̀bí ọ̀rọ̀ ọlọ́run ó ti sọ pé wà máa yà kílù àkọsẹ́ tí ó kùnlẹ̀ gbọ́yé ilẹ̀ àlìmọ́n àfọn tí bá fún làkáyì

ọ̀tọ̀ ni tọ́lọ̀ ń sọ ọ̀tọ̀ ni tí ń sọ mẹ́wọ̀n o tọ́ sí rọrùn láwọn àgbàlagbà fi sọ wípé o ń láàkáyè kan kèèjì rẹ̀ nǹkan ní léwédú tó ń ní kan ọwọ́ akọ́kọ́ kan díẹ̀ ọkàn àpò owó ìwọ̀n ọ̀rà fi díẹ̀ sọ̀bẹ́ ó tó fi díẹ̀ àpò ó sáré lọ tilẹ̀kùn ah, eh, eh, rẹ ni rẹ ni ní ah, ah, èjì rẹ̀ nǹkan ṣùgbọ́n a ń sọ ilé yìí tó jẹ́ adúó ń bẹ̀ díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti ṣòfò láti bẹ̀ illa yasha Allah tí kírísítẹ́nì bá tọ́ máa rí obẹ bá mú kírísítẹ́nì wálé tọ́ bá jẹ́ ọfẹ́ ọ̀daràn wájú ọlọ́run bìtá ń sọnù fúnra ọlọ́run ló kílíà rẹ̀ níbi oúnjẹ mo gbé ẹ̀yin sókè ẹ̀yin lẹ̀yin lè fẹ́ wọn wọn ò lè fẹ́ obìnrin tí èèwọ̀ ni ìwà ajé wọ̀nyẹn lọ́lọ́n fi wá ń pààrà ọ̀rọ̀ tí ò ní ìdí kọ́pà rẹ̀ tó ti yémi àti kèése tutọ́lọ́jí o kèése superfluousness o wọ́tọ̀ amúlẹ̀lẹ́lẹ́lẹ́ utul kitaba hillun lakum wọ́tọ̀ amúkùn hillun lahum oúnjẹ wọn halal ni fún yín oúnjẹ tínà gbọ́nà oúnjẹ tínà halal ni fún ìtumẹ̀ ni pé tẹ́ ẹ bá wallahi in benu musulmi nu agbalagba ti ti wu olohun pe o si lohun isabusi onika o ma fi obirun awon le fe obirun ti a iru iru iru iru iru ori buku ti iru ori buku wo lele yu in bo lohun so ba ki lo fa tolon ti so pa le fe nu wa lo wo na ẹbí ìgbàtánà tọ́lọ ń pọ́ jẹ wọn ní àlàálì fún ẹwọ́n tó gbànà bí kan sábà pé ọlọ́run ti parí ètò lórí wa ní fi ríbà ẹlọ́wọ́ èèyàn mẹ́wàá tó bá dánwò mẹ́jọ ni ò ní balansi náà yàtọ̀ fún yùn gan àwọn gan ti wá gbé kalẹ̀ ní prógámù tí ẹ ń wẹ́n tí ó ṣe bẹ́ẹ̀ nínú àwọn ó sì nìrú ẹn tí wọ́n máa tágẹ́ẹ̀tì ẹba ti one school ẹn tọ́lọ bá sí ní gifted pẹ̀pẹ̀ eléyìí future ó bright eléyìí lọ́la wọ́n àdí ọmọbìnrin sí wọ́n sì máa feed ọmọ ọmọ finance wọ́n mọ̀ sponsor rẹ̀ tí rí tí èrí ẹni ìmúwá àìmẹ́yẹ èèyàn bẹ́ẹ̀ ni a ti lọ jama kákànrà díjú báyìí káwà wọnú ẹ̀sìn wa káwọ àwọn táà ń èmi àti àbáwá kan sọ̀rọ̀ professor ni wọ́n kọlọmbà fún látùbọ̀tán dáadáa a wá sọ̀rọ̀ dáa nìkan ọwá bú ẹkún wọ́n ti lé nẹ́jí o náà fàmìyà kíṣẹ̀ ni mo fẹ́ ṣùgbọ́n níjọ́ náà lọ́n ọlọ́n lè fàwà ní excuse lẹ́ni sábà pé àwọn òtí ẹ̀ ni ẹgbẹ́ yẹlẹyẹ wọlé jẹ́mẹ́yàn sáré sọ̀rọ̀ fọ́ọ̀tí o akàwé tán àlè fọ́mọ elépo akàwé tán àlè fọ́mọ aláta àwọn tó wà lẹ́vù wà tá ń rí tá ń farárò tá lè fẹ́ o náà nù àwọn ọmọ mùsùlùmí ò ní amẹ́mẹ́ jọna lọ àwa iná gan àánú ọlọ́lá àfi di kìrìsẹ́nì tó ń sọ bá ń jọna fún mi ṣùgbọ́n tó ń ti bẹ́ tí wọ́n bá ní ìsẹ̀mí àwọn àwọn rí wọ́n dá sí ọgọ́rùn nínú ọgọ́rùn ìkóró bẹ̀wá jẹ́ 80 èyí táwọn kò nípa páwọn fẹ̀ mùsùlùmá ọjẹ́ 75 jẹma àtakóró ló ń tán bábá lè wọnú àdù ẹmẹ́sì mìgbọ́ èyí dá ọ̀rọ̀ ọlọ́run ọba tí mọ kọ́kọ́ sọ o ìtumẹ̀ ni wípé ìṣọpọ̀ fi kìrìsìtẹ̀ní ṣe ìyàwó ni ní ni kọ́mọ̀jẹ̀ pé yóò jogún ọ́fìkì ń bẹ́ kọ́mọ̀ pé yóò súnyàn kìí ṣe sẹ́tẹ̀ èèyàn sinmi díẹ̀ wọ́n èsì ìtóògùn ìkan wá ń bẹ tọ́ ọmọ eléyìn èyí tó sì kílẹ̀ àti àbẹ̀mẹ̀ èyàn mọ̀ ní pé níjò máa

min al-kharij àwọn tí wọ́n kó wọlé tó jẹ́ wípé nǹkan tó jẹ́ pé pípa ní ọ̀sọ̀ di ẹ̀tọ́ kí ni ìdájọ́ rẹ̀ ibi láti wá afẹ́ sọ́dájú eléyìí àwọn afẹ́ kí àwọn nǹkan tó ti díjú rún gbogbo tá a sọ sẹ́yìn tẹ̀lẹ̀ one chicken pẹ̀pẹ̀ àǹkẹ́ díẹ̀ wọlé a sì mọ̀ pé ní islamu a lè jẹ díẹ̀ àfità bá pa ó sì lọ́nà tàà gbà pa gbogbo méjèmẹ̀ náà kàfà yìí wọ́n ni beef ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ẹran màálù kọ̀sọ̀gbọ́n tí èdà tọ́dà wọn pa ní turkey kọ̀sọ̀gbọ́n tí èdà tọ́dà wọn pa ní awó ehoro nǹkankan tọ́jà wọn ká alálìta ń jẹ àwọn wọn ni alìmùstáwọ́rọ́dù minallu húmi lahu arúbàátù àhwálin auwa aksamin walikulli qismi ma yakhussuhu minal hukum mẹ́rin ìlú pín sí igun kọ̀ọ̀kan ó sì ní ìdàjọ́ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ al'awwal ما كان من اللحوم مستوردا من بلاد كافرة أهلها غير أهل الكتاب أو ذبحه كافر في أي بلد فهذا النوع حرام بالإجماع ìran gbogbo àwọn ẹnata àkàlẹ́un èyí tí ń wá láti ìlú tó jẹ́ ìlú tí è sí ìlú Islam ìlú kèfèrí òní ti ń wá àbí kèfèrí gan ló ti ẹ̀pá kèfèrí tó wá ń wí wọ́n èsè Christian wọ́n èsè Jew gbọ́gibọ̀pẹ̀ Hindu àti àmbọ̀màlú àwọn tí a ń sìn gbé àwọn tí a ń sin omi gbogbo nǹkan gbogbo ọ̀rán tí kèfèrí pín sí nítorí ó pín sí irú ìlúbáhùn lẹ́ran ìtí ń wá àní ẹ́ sì ń pa ìlú kèése ìlú àwọn kìrìsìtẹ́ní ìlú kèése ìlú àjú ìlú kèfèrí hàn ni àbí kèfèrí ló ti ẹ̀pa nǹkan lẹ́ní ìlú tó rí ọjẹ́ láyé wọ́n fẹ́ràn ìránṣẹ́ sí wa láti Saudi ṣùgbọ́n ẹnjìníà kan ní ọlọ́pá ọjọ́ ma India òun bọ́gbìn ìgbìn ní mbọ̀ òun lọ́wọ́ pàtọ́kì ọ̀rẹ́ tí a kan wá lọ sí umúrọ́ ọwọ́ ajọ́ rẹ̀ iléyùn nígbàtí ọjọ́ wà UI e, tọwọ́ kàwé ní Nigeria ọwá mú tọ́kì wá sí Nàìjíríà pé à ah, ẹ̀tọ́kì ọ̀rẹ́ ìbáyìí lọ́pá o ọwá ni àkọ́dà ah, bó sì wà ẹ̀wà Saudi ló ti pa kìí ṣe muslim náà o kìí ṣe kíni ẹgbàṣẹ́ tó muslim ẹbí tí wọ́n wá mú wọ́n kọ́ ìyẹn ìjẹ́mbẹ̀ náà o ṣùgbọ́n kọ́ mú Saudi ló ti kọpa nínú kàkéèsè ìta rẹ̀ inú inú ilé black itan dojúkọ kí wọ́n sínú ẹ̀ gangan wọ́n bá yàn ládàlẹ̀ kọ́ wá tọ̀bẹ̀ lọ kọ́ lọ pàmbẹ̀ kó sì jẹ ọkùnrin kèfèrí hùn kèèsè àlàálì èèwọ̀ ni gbogbo àfá pátá ní a panupọ̀ wípé haramu ni a gbọdọ̀ chicken ti mo bùkátà kí màlú ní a bá ní ìlú wo nígbà tàrí tàrí bọ̀ lọ bá China China tó tó wá jẹ́ àdúgbò kan bẹ̀m̀bẹ̀ wọn ló tó Nigeria ìpín bá la Nigeria méjì kò sí mùsùlùmí ọkàn mẹ́ báyìí ibẹ̀ ni company yẹn Nitori nítorí kíló ní ká fi mú àpẹẹrẹ wá báyìí tí wọ́n bá ti pé ìlú kan lù keferi ó ní mẹ́jẹ̀mú o Amẹ́ríkà kèèsè lù kèfèrí o China kèése lù kèfèrí o India kèése lù kèfèrí o ibi tí ń jẹ́ lù kèfèrí bó ṣe rí ó kéré tó bó ṣe rí ó tóbi tó wọn ò gbọdọ̀ pèrún bí kankan bẹ̀ tí wọ́n bá ti lè mọ́ pèrún ìbá àjàdúgbò ẹyọ kan kèése lù kèfèrí mọ́ ṣẹ̀rí'án jẹ́mọ́ ẹja tó sọ ilé ìtí lọ gbé bọ́m̀bù ara wọ́n ni tó ní ó ní bọ́m̀bù Amẹ́ríkà ní ìlú kèfèrí ọlọ́m̀fòríjì mi ó mọ́ ma àwọn èèyàn kan l'Amẹ́ríkà mo sì máa wọ́n kan Nàìjíríà yìí tó jẹ́ wípé tí wọ́n bá ní tálọ́kàn rẹ̀ balẹ̀ sí ẹ̀sìn rẹ̀ jùnú àmẹ́jẹ́jì ta Amẹ́ríkà ní ìnáwọ́ sí nínú Islamu tó rí Islamu rẹ̀ sí bó sì ẹkó sí wà láàlúlẹ̀ wà lọ́tọ́ ìlú ẹlẹ́yìn ṣùgbọ́n Islamu orí sí jama'a islamu ti ata n se n bí islamu ọlọ́ngan gbọ́dọ̀ understand ẹ̀sìn àti bí ẹ̀sìn olè píọ̀ ẹ̀sìn tí ẹ̀ ń fi bí ṣe ẹbí náà lájókò bá ṣe jọjọ́kò yìí ó ń ká lukú mẹ́ntó lè bá ṣe tàbátúkù mọ́sálásí wọ́n sọ pé ẹbá ah, eh, sí mọ́lágbájá mọ́ra eh, ó sì tó wá mọ̀ pa fídí yìí ẹ̀yìn kó gbérù látẹ́yìn wọ́n sì ọkú mọ́sálásí àwáì náà àwáì ònà wọ́n mọ̀ bá ìsọ̀ pé ah, gbogbo ń tẹ́ǹsọ́ kí ni mọ̀ ń sọ ni odidi mọ́sálásí ilé àti ìyà àwọn kọmití lórí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ tó mọ́sálásí kùn ṣe nǹkankan wọ́n sì dókò wọn bí mẹ́wàá wọn ò rí nǹkankan lábọ̀ àwọn àgbààgbà wáyọ́dá ẹjẹ́ àyàn kọmití mi kọlọ jókòó pẹ̀lú àwọn kọmití tí soto masalasi mọ́sálásí jókòó láàrin ara wọn jókòó náà pẹ́ chairmanu láti bá ní àràbọ̀ àrò àríkẹ̀ ń tọ́sẹ̀ ní pé asàlọ̀ jábọ̀ fún ilé ọlọ̀jábọ̀ fún àgbàlagbà pé àwọn ọgbọ́n kankan o àwọn òsìrì pé àwọn òwò sájẹ̀wọ́ wọ́n sáà ń ṣe hàn yẹn náà nà èyí wọ́n ní àgbàlagbà ní ẹlọ bá wọn ẹsọ fún àpáfẹ́ túléká káyìn àwọn míì sí ìdí ó kẹ kúkú sí pá náà sáàkù báyá kí wọ́n tún ilé tó padà kí wọ́n yà wọn mìíná sí díẹ̀ tó ṣẹ́mà ní kẹmọ́ sẹ́bà sẹ́mà kò sẹ́ni tínú rẹ̀ lè dùn tí wọ́n pè kọmọ sí sí ọlọ́run wọ́n àgbà padà lọ́wọ́ rẹ̀ tínú rí ó dùn ó kàlùkú wọn náà a fi ń wojú rí ọlọ́run kìí sí pàǹgbó ẹjá jẹ́wọ́ ṣáàní brasamio fàbkọ́dì ẹ̀rí àbọ̀tẹ́ẹ̀jẹ̀ fún gbogbo àjẹ̀má o náà ni pé kò sí wàhálà owó ọlọ́run lè sọnù wàlẹ́wọ́ ọlọ́run lè sọnù gbogbo nǹkan sí ọwà ìtàkọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo nǹkan sí ń lọ lọ́wọ́ tí la ilaha illallah ó ní 55,000 níbẹ̀ lọ́dọ̀ ọ̀run but òun sì kọ̀wé láti yá 10,000 kan tọ́lọ májí kí ó fún lónìí ṣe bí 55 ẹ̀dí adórí 55 tí ó ń kàlùkù ń sọ tí ẹ̀ ìgbà wá sọ tí wọ́n sọ tán kí a màrùn ní ìntọ́bá wá kù èmi lè mẹ́yáyùn ìyìn lè pé iye báyìí ní tèmi ṣùgbọ́n nígbà tó kàlùkù sọ tí ẹ̀ ìntọ́bá kù inṣàràmán ọ̀dọ̀ mi lọ́wọ́ á sì mọ bí ó sì jáde owó ọlọ́run wọ́n lẹ́ sọ pé ẹrú ọlọ́run ló sí kíni o lọ́dá sọ yẹ kí owó ọbọ́lẹ̀ ìlẹ́lùwàlá mọ́sálásí ṣe kírísẹ́nì wà ń bẹ kásì wàtì ìlẹ́lùwàlá mùsùlùmí ọ ma sàdúà ebi náà lọ bá débẹ̀ nínú ilé tó bọ́dẹ̀ pé wọ́n lọ́n tí a nù wọ́n wá ń kó ẹran bọ̀ iye tó jẹ́ ká wá yán ìlú tá ń sọ yìí wọ́n kó ẹran wá lẹ́pẹ̀rẹ̀ wọ́n lè jẹ́ tìlú Nàìjíríà iná wọ́n wá kó ẹran lọ sí Ghana ṣùgbọ́n Òṣogbo lẹ́rẹ̀ yẹn ti jáde àwọn tí ó dá àwọn kọ́dà wọ́n fi ìṣẹ̀kà àwọn mùsùlùmí wọ́n gba mùsùlùmí yọ kan báyìí sí ilé iṣẹ́ wọn automatically àti ma tọ́pa ìran àkọ́kọ́ ní ẹran tí ń wá ti dánú jẹmọ́ mọ́sí alá ìgbẹ́sọ béèyàn ọ̀bà gbọ́ yẹ́kọ́ máa tún gbọ́ tún gbọ́ tún gbọ́ bí ẹ̀bá wá tún gbọ́ tí ó yẹ́yàn kọ́ mọ́ wùlẹ̀ sọ́fẹ́ lómi kó nìkan máa dáyè tó bá yẹ́ nǹkan ni kọ́lọ̀ ó pè nǹkan ní àlàálì kẹ́nìkan wá pè lárọ̀ọ́mù sí ní kọ́lọ̀ ó pè nǹkan ní ìpín àkọ́kọ́ nù ìpín ẹlẹ́ẹ̀kejì ma kana min al-luhum mustawradan min biladin kafiratin ahluha ahlul kitab aw dabahahu kitabiyyun alat wa ulima min hadha an-naw annahu dabahahu على الطريقة الشرعية فهذا النوع أيضا حلال bil ijima' hm. ìran kejìrí ẹni wọ́n láti tàbí tóòtọ́ ṣùgbọ́n lù títí ń wá ìlú kèfèrí ni ṣùgbọ́n wọn kìrìsìtẹ́nì ni a ní aganẹ́dá kọ́bìnrin yẹlẹ̀ tàbí àmì kanẹ́dá nìlú tó sì gbajúgbajà bẹ́ẹ̀ àbí kìrìsìtẹ́nì lọ ti ẹ̀dú bí rẹ̀ ta sọ lẹ́ẹ̀kan ọmọ England fi ayi baladin ẹni ìrù tó yọ jẹ́ olódú mọ́kà gan ló ti pa ṣùgbọ́n kìrìsẹ́nì ni ìgbò tó wá fẹ́ pa a wá rí pé ìpa tó tó pa ojú ọ̀nà báwa mùsùlùmí ṣe máa pa nǹkan ló ṣe pa ó ni èyí tẹ́ mọ́ bú wa pé àyípa nǹkan bó ṣe ẹka pa wọ́n máa wò mí o ní orúkọ olúwa tó ní gbogbo nǹkan ó sì pa gbogbo tó ẹ̀kọ́ oge búṣẹ́ kó ṣe bẹ́ àwọn àfáà ni láì sọ pé ẹnìkan ya ẹnu eléyìí náà halali ni ó jẹ́ dàkejì tàkọ́kọ́ ṣùgbọ́n a ti mú àwọn kankan bẹ̀ oúnjẹ alùlùkítàbí àti mú bẹ̀ báwọn ìran kẹta ma kana mustawradan tó rẹ̀ pé wọ́n kò wọlé ni min biladin káfírọ̀ ṣe mọ̀ pé àtayú ẹnu àlá ọlọ́run ẹn tí ìbá ti ṣe mùsùlùmí in tọ́lọ ń pè fáwà ní kèfèrí kèbá kírùn kèfèrí ní ìkírùn gbogbo tán sí inú ẹ̀sìn kèése kèfèrí ni kèfèrí ẹ̀wà pẹ̀ka nínú àwọn ọlọ́ni ẹlẹ́jẹ́ àwọn kan ọ̀nà wà lórí kìtàbù eléyìí ìlú àwọn kìtìrìtẹ̀ tí wá ìṣẹ́lú mùsùlùmí ṣùgbọ́n àwọn arìnrìn kìtàbí ìlú wọn ni wà ó ní mọ̀mí náà dàn náà ṣùgbọ́n pàtẹ́rẹ̀ yóò dé àwọn ń sàwọn ìwádìí ìwádìí wá fi múlẹ̀ wípé bubiha ala àwọn kìrìsìtẹ́nì lọ pa ṣùgbọ́n kèé sojú ọ̀nà ṣẹ̀ríà ni àgbà pa min hùnà ikhtalafa alùlẹ̀ẹ́lì wà á ní fi ìkìláfún yu'tabar àmọ́ kakọ́kọ́ sọ nípìlẹ̀ àwọn afẹ́ àbápẹ́ méjì jùmúúrù alìlì ilimi 99 lẹ́lẹ́ ìkẹ́ẹ́sẹ̀ 95 na jùmúúrù záàbù ilá tàhrímihì wọ́n ní irú ẹran èèwọ̀ ní ká jẹ èèwọ̀ ní wọ́n léèwọ̀ ní kìrìsẹ́lì lọ mọ́pa wọ́n ní bẹ́ẹ̀ ni kí ó jẹ́ lápò léwọ̀ nígbàtí ọ̀pá bí pa nǹkan gbọ́ ti yí ẹ̀yí wọlé wá ní halali ní àwọn ẹyọ kan nínú wọn ni àfáà wa àgbà wa méjì ni wọ́n ṣùgbọ́n mọ́ ń dàrú in tí ó ní jẹ́ dàrú láwà mú wáyé ibùnù arọbí ibùnù arọbí kò ní sí alifu àti lámù níbi arọbí yẹn ibùnù lè arọbí ó ní kejì ibùnù arọbí filosofa lòun nínú àwọn ń fẹ́ lásún filosofa làwọn ayọ́ ṣùgbọ́n àfẹ́ẹ̀sìn zèjú òkú philosopher náà ọlọ́run fún ní ọpọlọ èmàlò náà ṣùgbọ́n àfẹ́ẹ̀sìn àfáàsúnnà tó wá láàmìláka lójú ọ̀nà màlìkíyà lójú mẹ́tẹ́bẹ̀ malik o ni ibinuli arọbí tó ní alifu àti lámù alìkọ́rí nígbàtí yàn fẹ́ mọ̀ tó àyàwọ̀ tó ámù lẹ̀dínà ó tó kìtàbà hìllù lakum oúnjẹ àwọn tàà fún tí àṣàjú yìí ẹ̀tọ́ ni wọ́n ní fàbí áàdìl àyà àyà yóò jẹ́ àmọ́ wípé annasoida wàtọ̀ ámù lẹ̀dínà ó tó kìtàbà halalun qati'un wọ́n fàtí hádà dalilun qati'un ala annahu halalun mutlaqan àwọn tọ́lọ ń fún tí àṣájú wa àti ń tàà bá dẹ̀dẹ̀ àbánà dẹ̀dẹ̀ tí wọ́n bá pa fún wa ọlọ́run ti pè ní halali láì ní ìdí ká máa ṣèwádìí ó ní wakọdísù ilk ẹnìkẹ́ ti wá bá mi ń jọkàn tí ń bí mi wípé ìdá kọ́tàlẹ̀ nasrani ẹni tó tọ́bá pa nǹkan bilhank yaftinu yaftinu inú kọ dàjájá súnmọ̀ yàtàbáwà ilọ̀ ọ̀rùn ẹ̀dìẹ ọlọ lọ lọ lọ lọ lọ lọ tẹ́dì ẹ̀ fi gan àjẹ́kò bóde lọba ń sì níbà tàtíná wọ́n ni hal tú máa hù min ha tọ̀ àmàn ìyàtọ̀ bọ́lá méjèèjì ṣùgbọ́n kankan náà ni a ń sọ sí a lè bá jẹ́ bí ẹ̀dìyàn àbí ń tá a lè fi ṣe oúnjẹ sáà lè mú láti bẹ̀ bí ọ̀nà wo ìtumẹ̀ ní wípé tó mẹ́jẹ́ pé ń gbà tọ́ bú ẹ̀dìyàn ẹlá lè jẹran rẹ̀ só mi tẹ́ ẹbọ̀ sáà lè fi ṣe ráìsì ìtumẹ̀ pé sáà lè mú oúnjẹ látàrí ẹ̀nà afá ah, ni mọ̀wádà lóhùn wípé tùkálù sórí ẹran gan jíjẹ ni kàtẹ́sẹ̀ máa so omi ọbẹ̀rẹ̀ tàbí omi jíjẹ ni lè annáwó tó áàmù oúnjẹ rẹ̀ nù ọlọ́rin sọ pé wọ́tọ̀ áàmù lẹ́dínà tó lè dábà hìlò lakum wọ́tọ̀ áàmù sorry wọ́tọ̀ áàmù ahbarihi wa ruhbani ó ń tọ́kọ bó se tónú oúnjẹ àwọn pásítọ̀ rẹ̀ rẹ̀ oúnjẹ tán náà jẹnu àwọn ọ̀gá wọn náà sáàmì dẹjúlẹ̀ wọn màjẹ̀ ẹkú jẹ oúnjẹ wọn náà wà ánàlá hatta wà in kanat hadhihi lam takun zakatan indana kódà kọ mọ́ jẹ oúnjẹ tiwa lọ́dọ̀ wa fa inna Allah subhanahu wa ta'ala abaa halana mutlaqan fàkọ́lá wàtò ámùlẹ̀dínà ó tùlù kìtàbà hìllù lakum wàtò ámùkùn hìllù lahum ló so ń jẹ ìní àlàálì fún kò sì dáwà láàmú kankan ọsọ pán àmbọ̀ ẹ̀rí wọnù sí àwọn ara ẹ̀ntọ́ gba ọ̀rọ̀ yìí ara ẹ̀ntọ́ gba o nínú wọn ni àfáwà Muhammad Abdu àjọ makew fáfáwà wọ́n gba ọ̀rọ̀ yìí kan rí wọ́n ṣe fatiwa pẹ̀lú ẹ̀ tó dáwà aláàlẹ́gbàna ma bayna mustankirin lahu wa mu'ayyidin la láàrin kílà àfáwà ń wí àti pé ah, ah, ah, ọ̀dá sọ́tkọ́tì nìyẹn àfáwà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹni tó tún wájọ́ ma kí fún àfáwà Muhammadu Abudu o ni Muhammadu Rashid Ridho àfá náà ayyada hada alqawl fi tafsir al-manar wa fi majallat al-manar majalla kama magazine kama tẹ́ńpẹ́ manar àfá kọ̀nkà sórí ẹ̀ tafsiru tẹ́ náà bẹ̀tẹ́ tẹ́ńpẹ́ ni tafsir al-manar wọn kọ̀nkà lórí ayá iná aná àwọn afá àti pín méjì àwọn kan ní tí alùkìtà àbì pa tààwà ìmọ̀ pé kèé sojú ọ̀nà islamu wọ́n ní kí wà láti àmì eléyìn jíjá ní fúrọ̀lọ́ sọ́lọ́ àwọn ọmọ pé wọ́n máa ni tàà bá lè sọ wípé àwọn àfá ìná padà a sì parọ́ wọ́n ni bó wọ́n ni ẹjá pàrà sínú àkàmùlù Kùránì tí a tàà fàwa Ibn al-Arabi al-Qadi al-Maliki tó se iná ẹjá tó padà bẹ́ afọ́bá tó ń sọ̀rọ̀ bómi lápá bómi fa innahu bi nafsihi mi o lọ́nà wo wọ́n tí ń bá ń sọ fún wa wípé dabi'atul kitabi ala ghairi at-tariqati ash-shar'iyya tí alù kìtàbí bá pa nǹkan tí ó pa lójú ọ̀nà bọ́lọ̀ ń ṣe ní apá fa innaha maytatun lam tu'kal òkú ń bẹ́tẹ́ ní o a lè jẹ o afẹ́bùrà ọ̀rọ̀ bí sọ báhùn a lè jẹ́ a lè jẹ kama law dabaha kìtàbí yún khinziran bí kìrìsìtẹ́nì tó bá pa ẹlẹ́dẹ̀ a lè jẹ́ kawàdú díẹ̀ àkọ́kọ́ in táwọn àfáà fi sẹ̀lẹ̀ lórí o ní gbónà ń pé ara àwọn tí wọ́n lè jẹ́ fúnra wọn náà lọ̀rọ̀ wọ́n sí kí o in ló tún padà mú ojú mi lọ àwọn àfáà pínlẹ̀ ní ìbéèrè tí wọ́n fẹ́ béèrè tẹ́lẹ̀ lórí gbogbo àwọn eléyàn awambo khinzir elede se haram ni ninu christianity adamu ku ki lokawa pelu yo ninu es islam olon la male fun ape haram ni sugbon nigbati anabi isa wa won so lenu won se kini o won so enu re ka pe nasu wala to do anabi isa wi pe ẹlẹ́dẹ̀ àrọ́mù ní kò sí ṣùgbọ́n tó kó ónú ọwà ẹ mẹ́jẹ̀jẹ̀kú jẹ́ ìtọ́dá ni a máa jẹ́ ọ̀rọ̀ lápapọ̀nú a kìrìsẹ̀ní wà bọ́bẹ̀ wípé ṣe bí kọ̀dá kọ ẹlẹ́dẹ̀ pé ká mẹ́jẹ̀ lẹ́dẹ̀ ó mì pé ẹ ń bá rí pọ́dá kọ́ jẹ́ ẹ ń bá rí pé kọ̀dá kó fílẹ̀ ìní ẹ fi ń jẹ́ dónì ẹ lè takò wọ́n lórí ẹlẹ́dẹ̀ wípé òpònú tí Jésù ni a mẹ́jẹ yọ́kà mẹ́rẹ́ nì pé nígbà ọba mọ́ ń pẹ̀ kí ló tó fi ń dá sí Jésù ni a mẹ́jẹ ń tọ́dá kama jẹ tí ọ̀dá èmi orí tó bàjẹ́ bí ẹlẹ́dẹ̀ àgíríkì bọ́ọ̀ bá mọ́ tí mọ́ ẹlẹ́dẹ̀ àgíríkì ilẹ̀lẹ́ yóò gbá ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ẹ̀jẹ́ kò ní gbá jẹ́ Arabi àwọn sọ wípé gẹ́gẹ́ bí ẹlẹ́dẹ̀ tó jí àlàálì lọ́dọ̀ wọn ọ̀rọ̀ yẹ́ dá ṣùgbò nípa in tó yẹ káàfà wọ́n sọ wípé gẹ́gẹ́ ah. ọ̀dá àmbọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ nù ọ̀rọ̀ àkọ́kọ́ àwa náà wá tún ní tí a fẹ́ dojúkọrọ̀ ń bá wá sọ ní ìsìn wípé sẹ́bọ́nà ọmọ ọ̀dárakọ̀ nǹkan mí ẹgbẹ́gbẹ̀ wọ́n fine ẹni wọ́n ṣe tọ́kì wọ́n ju kristian tí kọlọ̀rọ̀ albọ̀sá rankankan ó sì sọ́dá tanù ó sì magba tó gbé ọwá pé ọ ọwá tọ́bẹ̀ ìfọ́ ọjẹ́ àbò ní ẹjẹ́ ṣe oúnjẹ rẹ̀ ni onina kìí sóúnjẹ alúrìkítàbì nítorí wípé ọlọ́ni ká mọ́jẹ̀ mẹ́ta òun sì ń jẹ́ igbó ti bá lọ́dọ̀ rẹ̀ ọkọ́ bá jẹ́ èèwọ̀ ni àlébájẹ́ khinzir ẹlẹ́lẹ́tọ̀ dárùn lójú iná tí ẹ lọ rẹ̀ tí wọ́n bá sì àgbọ̀dọ̀ jẹ́ àwambọ̀ ẹlẹ́ẹ̀kejì أن المراد بقول الله تعالى وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل in tí Ọlọ́run ọba ń bá wa sọ àwọn mímọ̀ ní èròǹgbà rẹ̀ lórí pé oúnjẹ lù kìtàbí ẹ̀tọ́ ni fún oúnjẹ tí náà ẹ̀tọ́ ni huwa ma dabahu ala tariqati shar'iyya in tọ́lọ ń bá wa sọ nù in tí ń bá pa lójú ọ̀nà tí mo padà sàlẹ̀yẹ̀ fẹ́yìn mùsùlùmí wípé kẹfì pa nǹkan tí ẹ bá ti pábẹ̀ mọ́ dẹwọ́ ẹbá wọn jẹ eléyìn èyí tí wọ́n bá ti pábẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ mana aya ni ó di méjì ẹlẹ́ẹ̀kẹta musulumi idha lam yadbah ala tariqati ash-shar'iyya musulmi gbọ́ ọ̀pá nǹkan lọ́rùn ní ọpá o náà fún nǹkan lọ́rùn ní musulmi ni ó fòkò fún lọ́rùn hal tahillu dhabihatuhu sí ń tọ́pọ̀ mú só yóò di àlálì wọ́n ní kò lè di àlálì àwọn على غير الطريقة الشرعية وذبية المسلم على غير الطريقة الشرعية لا تباح bẹ́ẹ̀ sì ní tí mùsùlùmí bá pa nǹkan tí èbá sọ́nà tọ́lọ́ ni àgbà pa haramu ni ó máa jẹ́ ṣé kìrìsìtẹ́nì àbí jíù ni ó wà pa nǹkan lójú ọ̀nà tí è fi ojú ọ̀nà kayfa yutashaddadu fi dhabihatil muslimi wa yutasahalu fi dhabihatil kitabi ọlọ́wà gba ojú ilé yóò pè nǹkan náà ráàmù yóò wà bọ́nà ẹ̀bùrú pè lálàálì ẹ̀yìn mọ̀mìnì ẹ̀kọ́rọ̀ jẹ́ okú méjé o ẹ̀kọ́rọ̀ jẹ́ nǹkan tí wọ́n bá dákọ́rọ̀ bá sí o kọ́kẹ́rẹ́ bẹ́ẹ̀ sì ni alìsìláàmù yáálú wàlà yóò la òkè lẹ́mọ̀ bá islam ẹni balẹ̀ hadithi wọn lẹ́nu kan ṣùgbọ́n fẹsẹ̀ múlẹ̀ ní ríwáyà tí àfáàwà àgbà alìmam ad-Daraqutni tí a gbáwà nínú súnanà wọn hadithi kílọ́fà nígbà tó di fatihu makka tọ́lọ̀ fẹ́ gbà makka fẹ́ sàlám aid ibn abur al-mazani alagbara lona agbe ti wa to awon musulumi mbo mbo jubule sugbon ara maka awon ma won eyan yi ko ta se wi pe awon musulumi lo gba america awato ati fe wobe nani ka bani ha amrul mu'minin he obush ho mani lokeyi ẹwọ́n wọ́n clinton ọkàn pàrò tí ẹ sì mọ̀rú àwọn èèyàn tí ẹ láwọn musulmi tí a ti maka wà lè rúbán báwọn ní bá ni ya rasulallah hada abu sufiyan wa hada aid ibn amur al-mazani abu sufiyan rẹ̀ aid rẹ̀ ibn amur al-mazani ẹ̀rù anábì ti rí pẹ́rù tí ń báwọn yẹ pé mú lọ́bẹ́ wọ́n báyìí lé ní àwọn èèyàn ìwọ́n bá ń kọ́jẹ́ pé ẹ̀yìn wọ́n Abu Sufyan yẹn tòótọ́ wà áìd ibn amur ibn amur náà nù ṣùgbọ́n al'islamu a'azza min a'az min zalik a'az min zalik ọlọ́run ti gbé agbára fún islamu kọjá kẹ́ẹ̀ tó máa fẹ́ nìkan hàmì lónìí nítorí ọjẹ́ nítorí ó ní lónìí ọlọ́run ní òun ti pa ọ̀rọ̀ mọ́ kèfèrí lẹ́nu àfẹ́mọ́gbà islamu ní ọmọ ìwádùn ànàbí bó bá sí sọ̀rọ̀ kalẹ̀ àtẹ́nà ni ó ṣe lọ́wọ́ wádá pé alìsìláàmù ya alú látò nílọ ìsìláàmù ti bòkí òkè ni ọmọ wà wà láyúrùlá kọ̀wà ní àlẹ́ ìnúrùwáyàun nǹkan kò tó borí ìsìláàmù ma wọ́n dàrú ni ó wọ́n ń pa wọn ò lè pa ìsìláàmù torí gbogbo ayé lè rẹ̀ mùsùlùmí ló ṣe é pa ìsìláàmù ṣe é pa inú mi dẹ́dùn gbogbo aná lọ́mọ Nàìjíríà former president wa wọ́n bóòdè rí ní ọjọ́ ọléyá Jonathan wípé òun fi àṣìpé ìgbàyẹ̀sí ní election tí wọ́n fi padà lé ìyẹn wò wájú ń gbà náà pé òun fi àṣìkò yìí kí gbogbo mùsùlùmí Nàìjíríà ó sì fi ń dá lójú wípé ọdún yìí máa dùn fún wọn o náà sì ń sọ pé òun náà bá wọn sọdún yìí òun sì ń jẹ́wọ́ báyìí wípé gbogbo tó ní bá ṣe pẹ̀lú tẹrọrìsìmù islamu ò ní bá ṣe pẹ̀lú ẹ̀ o ẹ̀sìn àlàáfíà ilẹ̀sìn tẹrọrìsìmù wà lọ́tọ̀ islamu lọ́lọ́tọ̀ wà lẹ́ ọ̀fẹ́nu ẹ̀sọ́ ṣe mi mú ní ọ́sọ́ olóṣèlú ọ̀sáde fi fẹnupinẹ̀ lọ́mọ náà ó wá sí fẹnupinẹ̀ lọ́mọ náà àwá ti jẹ lọ ní torí àti ti fojú kàkà pé ara wọn lélé ìnà fúnrẹ lọ sọ ala kulli àrísà wọn sọ pé ìsìláàmù ni wọ́n ma lóòkè nǹkan tó borí ìsìláàmù ma awambo nígbàtàkì rọrùn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọwọ́ akùkọ ìdá príncipù wá jáde níbi àwọn ọ̀rọ̀ yìí príncipù tó jáde ní ìsinmi wípé ọlọ́ni hurrimati alaikum al-maita akàlẹ̀ fẹ́lú sẹ̀jú mẹ́ta sí mẹ́rin sí káfílẹ̀ parí ẹ̀ hurrimati alaikum al-maita òkú mẹ́tẹ̀ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ jẹ̀mọ́ tí kìrìsìtẹ́nì bá ṣe ìtọ́ bá gbé fún wa sọ́sọ́dọ̀ ń jẹ wa èèwọ̀ ni torí ń tọ́lọ̀ ńlá àgbọ̀rọ̀ jẹ kò lè jẹ́ láàlì fún níbi nǹkan tí ọ jẹ́ àbúrú fáwà abadan wàdám oní ẹ̀ ńgbàtí èsẹ mùsùlùmí ló gbé sí ǹkẹ fún ẹ̀jẹ̀ dídì òun ọjẹ́ abadan wà láhmùlì khinzir àti ẹlẹ́dẹ̀ tí ẹ sọ́dọ̀ láàlì fúnra a ah, lè sọ pọ́lọ̀ sọ pé oúnjẹ akẹfẹ́ rí oúnjẹ alìrìkítàbí o tí wọ́n bá ti pa nǹkan ẹ máa jẹ́ lọ kí ká mọ̀ wájẹ lẹ́dẹ̀ abadan ìbéèrè wádé ustad oúnjẹ Christmas nǹkan oúnjẹ wánwà nǹkan ìntàwà fẹ́ clear jọmọ́ ẹ̀jẹ́ amùsọwọ́ alìyàmù ìhìnà lakum tayyibat gbogbo dáadáa mú sí lára lè وطعام الذين اوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم ان تي ان تسني با pa ẹ̀jẹ̀ in tẹ́ iná bá pa bó sì jẹ́ pé àlálì ní fánà káà náà jẹ́ irú kìnnì gbogbo tí a kìrìsìtẹ́nì bá ti ń ṣe tó sì ní irú rẹ̀ náà nínú ẹ̀sìn wa tí ó sì forí sọ àrọ́mù nínú ẹ̀sìn wa ìlọ́lọ́wọ́ bá ń sọ fún wa o a máa ń ṣe súnnà ọmọ kìrìsìtẹ́nì náà lọ bá bímọ ọpẹrẹ sí súnà ọmọ ní orúkọ olúwa olúwa yà sí mímọ́ ààjẹ́ gẹ́bọ́ ìjẹ́ pípà náà bá pa ààjẹ́ súnà ọmọ ní ń ṣe súnà ọmọ náà ni Sulaiman náà ń ṣe tó ní ah! ẹ́ ó sì ní gúnnù làábọ́ lé wa bismillah ìgúnnà àti wọ́nà lọ́bàdù Sulaiman ló sí pa sáà lè jẹ́ àà lè jẹ́

jẹmáà christian wá ń ṣe birthday ọwọ́ apagbò àfá àkànà lọ pápá ṣe birthday mẹ́nu ẹ̀sẹ̀ wa in tó náà ń jẹun kìí só ń jẹun àgbòdò jẹ́ àwambọ̀ nínú islamu sáà máa sọjọ́ bí ànìyàn bí àìsẹ́ sọ́rọ̀ wà tó ara rẹ̀ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ jèmi àti ìlọ náà tí wọ́n jọ sayé báyìí wọ́n rí wọ́n jọ jẹ wọ́n jọ mu wọ́n jọ rìn wọ́n jọ jókòó wọ́n jọ sùn wọ́n jọ láàjò gbogbo kẹ́lẹ́jọ ń ṣe papọ̀ sáwà láwàdé láwà ní ànífẹ́ ìnàbí ipọ́ o ò sí bẹ́ẹ̀dì ànáṣà sálàm tí kìrìsìtẹ́nì kan bá ń ṣe bẹ́ẹ̀dì tó bá pa ẹran bẹ̀ ò lè jẹ́ ó di mẹ́ta àwambọ̀ àti kú òmbi tó ní kírísímásì báhùn Eh, kíní kan jíndé kíní kan ṣankan àti kó ń bí yàn àwa àmbọ̀ náfsù ṣe tí a bá gbé ráìsì fún a níbi kírísmásì àlejò náà nítorí wípé ìpìlẹ̀ tí a forí ẹ̀ sọ kèése tọ́lọ ní káwàjẹ oúnjẹ ẹbọ nìyàn àwákú àwá bọ́ síbi ẹnìkan ní ah èmi náà ń wò bẹ́ẹ̀ fẹ́ ọdún gbogbo wa ní ànífarabalẹ̀ bí ó bá ní ọ̀tẹ̀bọ́ kírísítẹ́nì ó ní dáfẹ́ sálàyé ṣẹ́gbé ọlọ́run wa ọlọ́run jọ̀ọ́ wa jágbọ́ yé já soríre annabi ní man yúrílá bí khairan ẹni ọlọ́run bá rọrẹ yúfà kí ò fi dín ẹ̀sìn ni ó jẹ́ ọgbọ́yé yá àsinmi aṣeléyà kan lọ December 111 wá jẹ́ ìjọ́ kejì iléyà bọ̀dáwà kan sì ti ní orúkọ tí wọ́n fẹ́ fi a àsáṣì gangan lábá ti pa lábá dé láti yìí dìnyànrà ẹ̀ pẹ́rẹ̀ ni wọ́n rẹ̀ wò pé wọ́n pìlẹ̀ wọ́n níyẹ ọ̀dà wọ́n pín ẹbí e, e, àjọgbà lẹ́nu àwọn àgbàlagbà ní wọ́n ní gbogbo ọdún tó bá ti bá ní gbogbo ọdún tó bá ti bá ní láyé iná làásí iná ni ẹ̀sìn bá wọn ìyàwó lónà gbági tí wọ́n tó fi mú mi ọ̀sún bí mo ṣe sọ lẹ́sìnú kọ́lọ́m tó jẹ́ ǹdẹ̀mí ẹbó mi ìyàwó mi àmúyè ọlọ́njọ́ ọlọ́njọ́ ẹ dákun ṣé ń bàtọ́ ọ̀bá mú mi ọ̀sún ìgbà lọ́ọ̀ṣẹ̀ṣẹ̀ wá dí mùsùlùmí tí <coughs> kí lọ ń jọ máa kàtàkì tí ń bí eléyìn one one òsàróòmù ni jẹ́nọ́sì ló kò òsàí tipẹ́tipẹ́ ń jọun ilẹ̀ àwọn róòmù máa kó bóòdè ní jọun àwọn ilé ìtàkọ mọ́sọ̀rẹ̀ láàrin àwọn kìtàní ní ìsìn ẹwọ àwọn deeper life tí wọ́n bá wọ́n ṣe olórí wọ́n jáde ẹta ó ní ẹmẹ́ta wọn lóòrò kò sí tọ́jọ mọ́ ẹnkìníkan ìjọbi jésù kò sí tọ́jọ mọ́ wọ́n wọ́n àwọn ìsẹ́ntà wọn àwọn ẹni tó bá ìsẹ́lẹ̀bẹ̀tẹ̀ náà òkútí ẹ̀kẹ́ tí ó sẹ́lẹ̀bẹ̀tẹ̀ náà wọ́n sásùgbà wọn àwa mùsùlùmí tọ́lọ wá fún lọ́dún mẹ́ta tọ́ wá fòrè sọ́dún ìtúnú àwẹ̀ iléyá jímà ọdún ọ̀sẹ̀nù ọdún tọdún kọ̀ọ̀kan ó ṣe ìtúnú àwẹ̀ àti kírókọ rẹ̀ àwa ìlà àwà múra sí tọ́lọ̀ ń fún wa tọ́lọ̀ ń sì ti yà mímá tààbà wá jẹun wọ́n wọ́n kèésà àwọn kìrìsìtẹ́nì là ń bínú àbínú wọn àwọn gan là ń pè padà pé ṣe bẹ́ẹ̀ sọ pé mímọ́ mímọ́ Jésù ń ṣe kí wá bí oúnjẹ àwọn ẹlẹ́bọ àwọn àpẹ ẹ̀yin mùsùlùmí ilẹ̀ sàyọjúràn iye kan wà láwọn ẹlẹ́bọ ẹ̀yin ni ẹ má bà jẹ́ ìtọ́ ẹwọ́ máa sọ fún ànù Eh, àìfẹ̀lẹ̀kìbọ́sì àlàyé là ní n'idi kásì rẹ̀ rí lọ́rọ̀ pé àà ah, inú ìpín kí ìṣọ́dún wà mùsùlùmí mi kò ní rasọ léyá fún àmà rẹ̀ yóò sì rasọ wánwán yóò kún zú níjọ wánwán kéèyàn epo eh, eh, ọmọ èèyàn ń parẹ̀ lápàáyè ni tàbí èèyàn tẹ̀rẹ̀ lọ́dà nígbà tó ti dàgbà ó sì lè mú yọnu lọ ọlọ́dàkọ̀ sí ajẹ́jẹ́ o eléyìí ẹ̀sìn wa ni ẹ̀ẹ́fẹ́dàlúrú ẹ̀fẹ́sẹ̀ kẹ́kẹ́ kí lọ ju ẹ̀fẹ́dàlúrú eléyìí naam kí lọ bẹ̀ẹ́dàlúrú afẹ́dàlúrú ìwọ̀ yí bánga olèmìfẹ́dàlúrú òun ṣe iná ọlọ́nkẹ̀ ìjọyàn bọ́bájọ́yàn kèèṣẹ́wọ̀ ẹn tí ń jalè ní ẹ̀ tí ń jalè lọ́hùn gẹ́mọ́ ẹ̀mọ́ dáalé o mùsùlùmí tó bára lásìkò ọlọ́wọ́ bí o mọ́ sọ̀dún tó ọmọ lọ mọ́ sì pariwo sọ mọ́ fagidi sọ sùúrù ni wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ la'allahum yarji'un bóyá Ọlọ́run lè jẹ́ kí wọ́n padà lẹ́n tó rọ̀bá fẹ́ jẹ́ padà wọ́n wà èé sọdún àwọn kìrìsìtẹ́ni ọdún àwọn ẹlẹ́bọ ni kèé sọdún tí mùsùlùmí máa kíyàn fún àwọn mi test message ààrẹ náà ni sage happy new year same to you Yeah, same to you musulmi ọkọ̀ tó máa kí àwọn èèyàn tí è dáàrí àwọn ẹlẹ́à ẹ̀ẹ́jẹ́ fún calculate excuse pé àmà ni ṣùgbá àti ma'o àmà tẹ́lẹ̀ ni ṣùgbá sí kí ni o àti ma'o tọba ti ń kú bí ọ̀sẹ̀ méjì ni wọ́n ti jànkáwọ̀ báńkì tọ́jẹ́ pé ó lè jẹ́ pé owó èmì àti ìgbàlọ́pọ̀ jù mẹ́tẹ̀ẹ́ fi ń jẹ́ báńkì tẹ̀ jẹun jànkáwọ̀ ó ti lè jànkáwọ̀ mọ̀ bẹ́ẹ̀ iwájú ui wọ́n lè jànkáwọ̀ mẹ́fẹ́ ìwájú usage jànkáwọ̀ alẹ́lómi ó tún kó wọ police station ilé tí ẹ ti ní kẹ́ máa pàwọ èèyàn lẹ́rìn tí ẹ bá sọ kó wá jànkáwọ̀ látún forí kó jànkáwọ̀ musulmi ló sì mẹ́ banújẹ́ ipá wàláyé níwò yéèsì òun ti gbogbo lé òun kìkì jànkáwọ̀ ọlọ́njẹ́ ìrẹ́kẹta ìnáà láwà àwọ̀ àbọ́bí ìrẹ́kẹrin máa tọ́bàdìjọ́ mẹ́ jọ inṣàlá kọlọmọ pé òkú ní sọ́rọ̀ a mọ̀ tẹ̀síwájú táyì fọ gbogbo ẹ̀ tí è má tẹ̀tìkaná tẹ̀tìkaná in kana fil umri baqiya alhamdulillah الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته أحمد وأجلل أشكر نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقلوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن الله باح لنا الطيبات على لسان رسوله صلى الله عليه وسلم وحرم علينا الخبائث ومن ذلك أن بين لنا سبحانه وتعالى ما أحل لنا من الطيبات وقال سبحانه وتسامى اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن الآية أمة الإسلام أباح الله سبحانه سبحانه وتعالى لنا طعام اهل الكتاب وأباح لأهل الكتاب طعامنا وما هذا ما أباح لأهل الكتاب نساءنا وإنما أباح لنا المحصنات من نسائهن إذا آتيناهن أجرهن أمة الإسلام ومن ذلكم قال أهل العلم ما الحكم على اللحوم المستوردة من الخارج أي من خارج بلاد المسلمين لهذه اللحوم أربعة أحكام وأحوال ولكل اسم ما يخصه من الحكم قال أهل العلم إن الله سبحانه وتعالى قد جعل الأصل في الحيوانات التحريم إلا أن تحلى بذكاة شرعية يقينية ومن ذلك أن القسم الأول من اللحوم المستوردة من الخارج ما كان مستوردا من اللحوم من بلاد كافرة أهلها غير أهل الكتاب أو ذبعه كافر في أي بلد فإن هذا النوع حرام بالإجماع والنوع الثاني أو القسم الثاني ما كان مستوردا من الخارج من بلاد كافرة أهلها أهل الكتاب أو ذبعه كتابي ثم ثبت عندنا أنهم دبعوه على الطريقة الشرعية فهذا النوع حلال بالإجماع والنوع الثالث وهو نوع مختلف فيه بين قل قلب العلم وبين بعض المتأخرين من العلماء ألا هو ما كان مستوردا من اللحوم من بلاد كافرة أهلها أهل الكتاب لكنهم ذبوه على غير الطريقة الشرعية فعلى هذا انقسم العلم قسمين القسم الأول هم جمهور أهل العلم ذبوا إلى تحريمه وبعض المتأخرين ذهبوا إلى تحليله لكن الله سبحانه وتعالى هؤلاء الفريق الثاني بنوا كلامهم على أموم قول الله تعالى أحل لكم اليوم أحل لكم الطيبات وتعام الذين أوتوا الكتاب حل لكم وتعامكم حل لهم بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه أما بعد فيا عباد الله اتقوا ربكم الذي أمركم بذلك بل أمركم في مواضع كثيرة في كتاب العزيز قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام اختلف أهل العلم فيما ذبه أهل الكتاب من خارج بلاد المسلمين لكنهم ذبهوه على غير الطريقة الشرعية فجمهور أهل العلم إلى تحريمه وبعض المتأخرين من أمثال القاضي ابن العربي المالكي ذاب إلى أمم قول الله تعالى وتعام الذين أوتوا الكتاب حل لكم وتعامكم لهم حل لهم حتى بين في كتابه أحكام القرآن أن النصراني إذا فتل أنق الدجاجة ثم طبخه فإنها تؤكل حتى لو تتخذ كذلك طعاما فكل هذا حلال لأن الله تعالى أباح لنا طعامهم وهذا طعامهم وطعام أحبارهم وطعام رهبانهم وبهذا عمل بعموم هذه الآية فقال إن هذا دليل قاطع على أن الصيد وأن طعام الذين أجزاهم من قبلنا حلال مطلقا وممن أيد قوله هذا العلام محمد عبده وكذلك أيد هذا القول من المعاصرين الشيخ محمد رشيد رضا في مجلة المنار وكذلك في تفسير المنار لكن على العلم ردوا عليهم بهذه الأقوال القول الأول أن ابن العربي بنفسه نقض فتواه في موض آخر حتى أقر بأن أهل الكتاب إذا أكلوا الميت أو أكل الخنزير فإنه لا يحلنا أن نأكله معهم لأن الله سبحانه وتعالى لا يبيح لنا طعامهم إلا ما على شريعتنا والقول الثاني مما احتج به الجمهور على أن ما ذباه على الكتاب على غير الطريقة الشرعية حرام هو أن الله سبحانه وتعالى مراده على قول وتعامل الذين أوتوا الكتاب حل لكم وتعامكم حل لهم أنه ما ذبح على الطريقة الشرعية فإنهم إذا ذبحوا على غير الطريقة الشرعية فلا تحل لنا ذبيحتهم والقول الثالث على أن الله سبحانه وتعالى حرم ذبيعة المسلم إذا ذبحها على غير الطريقة الشرعية وكذلك أهل الكتاب وكيف يتشدد في ذبيعة المسلم ويتساهل في ذبيعة الكتابي مع أن الإسلام يعلو ولا يعلى وأن المسلم دائما فوق الكافر هذا الذي قرره على العلم وهذا هو الصواب إن شاء الله تعالى بل نستمر فيما تبقى من هذه المسألة في الخطبة القادمة إن كان في العمر بقية اللهم ربنا اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا دمر عاداك داء الدين وانتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا اغفر لنا اللهم ربنا ارحمنا اللهم ربنا ارزقنا اللهم وفقنا في جميع أمورنا ولا تولي علينا شرنا يا رحم الراحمين اللهم ربنا واحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم نم إيماننا اللهم جدد إيماننا اللهم ربنا عملنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعملنا بما نحن أهل فنحن أهل الذنوب والمعاصي يا أرحم الراحمين أمتنا وأعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأت بنفسي وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقلة صيّة ثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء نبي الرحمة نبي التوبة أبو القاسم اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسليما كثيرا مزيدا استووا اعتدلوا سدوا الخلل شاو بالمناكب استووا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 ألف لام را تلك آيات الكتاب الحكيم أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين إن ربكم الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق الحق يفصل الآيات لقوم يعلمون إن في اختلاف الليل وإن في خلق السماء إن في اختلاف الليل والنهار وما خلق الله وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر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 إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا ورضوا بالحياة الدنيا وطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر